فمن نعم، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúgbò fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó ṣe ní ọmọ fún wa láti pé ká tún péjọpọ̀ ní ọ̀sẹ̀ yìí láti kà fúnra wa nínú tírà fáwà àgbà olùmọ́nlá ẹni tí a nífẹ̀ẹ́gà تكحيل العينين بشرح عقيدة الرازيين في الشيخ بي رحمه الله تعالى قال كمان kó foríjì wọn kí ó ṣe aljanna ní ibùgbé wọn wọ́n ni faqala sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul ibi ta dé ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ń pa kádàrá ni alaikum sọ́nsùnmá ní tó ṣe pé òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àdánwò àwọn ilé yẹ̀wò ilé gbogbo ẹ̀ àìgbàkádàrà ni pé kò sẹ́ni tó mọ̀lá lọ́mọ wọ́sẹ́ lọ́mọ yẹ ó kọ ọmọ tí wọ́n fẹ́ fẹ́ so ó kọ ẹni tó fẹ́ fẹ́ ọmọ kí ọlọ́mọ yẹ wò àti ẹni tó fẹ́ fẹ́yàn náà pé kí ló kọ ẹ̀ kí ló kọ ìyá rẹ̀ so gbogbo àwọn nǹkan báyẹn ma asabaki ní tó bá débọ̀ lámíẹ̀kún lè yóò tí a kò lè yọ́nà láyé tó wáyé pé èyàn gbàgbọ́nù rẹ̀ ní kò ní lọ́mọ wọlé wo ó kọkí àwọn àdánwò wallahi ibi kádàrá tẹ́tẹ̀ rí báàbù kọ́dàrù yìí ó yẹ káwọn èèyàn tẹpẹlẹmọ láwùjọ gan ìṣòro ni fáwọn èèyàn àwọn èèyàn náà máa ń sọ o but mélòó mélòó nǹkan táwọn èèyàn máa ń sọ gbogbo nǹkan ẹmọ ẹni tí wọ́n sọ kádàrá ní gbogbo nǹkan ohun ìṣesí rí orí sọ sí ara gbogbo tí ó máa ṣe ìṣesí pé kádàrá kọ́ ní gbogbo nǹkan ni so náà sí ma ẹ̀ kádàrá gbogbo nǹkan ìyá kíní ẹ̀ kádàrá gbogbo nǹkan so but gbogbo wa rẹ̀ báyà ẹ́ èyàn máa ń dé gbogbo ẹni o tí ò bá sáré kíníkà kíníkà kíníkà sáré kíníkà àwọn òwe tí yóò bá ti gbé kalẹ̀ fáwọn èèyàn láti ṣe kúfúrú pẹ̀lú ọlọ́wọ́ àwọn òwe kan wà pé tí a bá ronú jílẹ̀ sáwọn òwe yẹn in tí ń yàwọn yà láré bún ti dẹlẹ́bọ̀ pẹ̀lú ọmọ ọba ní pé à tí yíò bá mọ̀ tún gbà fún mú sí gbà kìníkan kọ ájò kìníkan só gbogbo àwọn gbogbo tó ń fàyàn so kádàrá wallahi babun azim abala tó tóbi gan kọ̀dàríyà pọ̀ ní èmi kọ̀dà èmi ti sọ́dí àwọn èèyàn lẹ́ Yorùbá gan kọ̀dàríyà pọ̀ ní àwọn Yorùbá gan samu samu like fírkọtún àbímà nínú àwọn ọjọ́ Yorùbá ni honestly fírkọ tó tóbi gan láwùjọ àwọn Yorùbá ni kọ̀dàríyà so àwọn jakádàrá lógún ni so <clears throat> eléyìí nǹkan sí bákan náà tí a bá tún wo àwọn ìbò náà gbogbo àwọn nǹkan tí wọ́n ń pè fáwọn èèyàn bó ṣe nígbàgbọ́ nù kádàrá rẹ̀ you control your life your life is in your hands so gbogbo àwọn nǹkan so bó bá ti ẹ̀ bọ́ àwọn ti Yorùbá so bó ló ti bọ́ lọ́dọ̀ àwọn sàtà wọn ti bó hmm. sẹ́wọ̀n gan so your destiny is in your hands take charge of your life so gbogbo àwọn gbogbo àwọn kan máa ẹwọ̀n gan so wọ́n wala wà Sheikh ìkà ṣékù bẹ́ ìdíní kò problem lórí rẹ̀ o and that ya aki ok Sheikh bẹ́ ìdíní wọ́n yìí náà rẹ̀ ṣe hadith yìí ọ̀bẹ́ ah, ibn Ka'b so Ubay hadith Ubay so ibnu ad-Daylami tó lọ bá Ubay ibn Ka'ab so Ubay ibn Ka'ab wọ́n sọ pé wala alayka an ta'tiya wọ́n kò sí problem Allahu akbar ẹwọ̀n wà fà an ta'tiya akhi Abdullah ibn kò sí problem kò tún lọ bá ọmọ ìyá mi Abdullah ibn Mas'ud ẹwùn kan ẹwùn báwọn afá àti ìdílàrin báwọn sàhábà àti ìdílàrin ara wọn kí é sí pé bó ti kí é sí wá lọ lọ sí ọ̀dọ̀ ní o ara o bó ti ṣe wá wá màbúdó oníkan ni àti màbúdó alẹ́ àwọn sún àwọn tó ń pàpọ̀ mọ́ àwọn sún náà àwòkódò oyún bá àwòkódò owó ní gbàgbọ́n àtọ́ ìlú ọmọ ọmọ ọ̀dá tó wáyé tó sọ ẹ̀fẹ́ ọdún sọ ìpín àwọn sọ fún mọ́ni ẹ̀fọ́ sọ́rọ̀ àfáà kan kẹta máa lọ bí sẹ́fún máa gbé bá àpapọ̀ ìdí mo bí ẹni kò fi nílé rẹ̀ má bí àfáà mi ṣẹ́ni àwọn ẹ̀dínwó rẹ̀

so ẹ̀rì pé bọ̀bọ̀ amúbẹ̀ yáyìn so ìfẹ́ dí àwọn èèyàn mẹ́lẹ̀ lórí ànù ìfẹ́ tàànù káni so in tó ń dáká kiri nìyẹn in tó fi gbàmọ̀ kóndòrò wọlé náà nìyẹn so bí ó sì ṣe àwọn èèyàn lọ́nà nínú ẹ̀sìn ọlọ́run bá bí ó sì sọ àwọn èèyàn di dékùmágo so wọ́n ní ẹwà wọ àwọn sọ̀hábà ẹwà ọ̀rẹ́ ibn Ka'ab ó ní wala alayka an ta'tiya akhi Abdullah ibn Mas'ud so ọmọ ìbìnì káàbù wò pé ilé eh, ìlú tún wá ìbáyìí kárí ìdè mọ́lẹ̀ o ó ní lọ tún lọ bá kò sí problem kó lọ bá abdullahi bin masan wẹ̀ fates alahu kó bí allahu akbar wọ́n ni fàáté ìṣù abdullah ẹ máa àpẹ ẹ máa délé tọ́ka sí ni aláwọ̀kọ́ húsùn ikhlas ikhlas tó da ní pé oyin táwọn pèpè sí òdodo ni ẹ̀mí wọn balẹ̀ pé ẹ̀hàn pé tí ma jẹ́ káwọn èèyàn dọ́gbọ́n pé mọ́ lọ bá kìíní o òun ni pé àwọn náà wọ́n wà lórí àrùn ẹ̀fẹ́ bí abúlfítà ní sí ma ń ṣe náà ni abúlkazab so bóun náà sí ma ń ṣe ni ẹ pé a pé ẹ̀ẹ́sùn alọ́mọ bá wọn kìíní so púpọ̀ àwọn púpọ̀ àwọn wà báyìí bi

àìwọ̀n wọn yẹ́ pé Abdullahi Mas'ud kò tún bóyá wọ́n tún màgá bóyá lọ bá àwọn bẹ́yìí òun tún sọ fún pé kò sí problem kọlọ ẹwọ bọ́kàn ti mọ́ síra wọn pé orí òdodo láwà tẹ́ lọ bí ẹni yìí báwọn yóò máa dẹra wọn láwùjọ ni wọ́n dẹra wọn sámúsámú sámàkì ògbọ́rọ̀ tú so wà pẹ̀lú àfáwà ni àbó tún wọ́n lọ <laughs> ìtumọ̀ rẹ̀ ní pé bó wà kéwú lọ́dọ̀ mi kéwú lọ́dọ̀ tèmi nìkan àmọ́ kó mọ́ wá lọ kí ihun sẹ́wọ̀n kẹ oní fàátẹ́ ìtò Hudhayfa oní òun bá lọ bá Hudhayfa ibn al-Yaman fasa'altu hóòrùn bí faqala mithla ma qala oni ní fa'ataitu zaid ibn thabit ó ní òun tún bí zaid ibn thabit fasaltuhu òun tún bi ẹlẹ́kùn ẹni tó wá pẹ̀lú ṣubha yìí ẹ rò pé bí àwọn márùn mẹ́rin tó ti pàdé yìí ìgbà tí ó bá fi tọ́nkọ́dọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ẹ rò pé ṣubha kankan kù mọ́ àǹfààní àǹfààní kí wá pẹ̀lú àwọn ẹni òdodo ni àwọn tí ìṣe pé wọ́n ní gọ́ọ̀yà nù dáhà wọn ni pé a fẹ́ gòkè ni pé èmi nìkan náà ni ẹ máa promote ara ọ̀ dáhà àti kọ́ nìyàn dáwọn sọ̀hábà ni dáwọn sọ̀hábà òdodo ló jẹ wọn lógún wọ́n ni faqala olówá sọ fún pé sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul ó ní òun gbọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá tó sọ pé law anna allaha tó bá fi pé ọlọ́wọ́ bá o azaba jẹ àwọn ará sánà wa ahla ardihi àtàwọn tó wà lẹ́ la'azabahum ọlọ́wọ́ bó fìyàjẹ wọn o wa huwa ghayru zalimin lahum tí ó sì sàbòsí fún wọn wa law rahimahum tọ́nà ọba bá kẹ́ wọn lakanat rahmatuhu khayran lahum ikẹ́ ọlọ́wọ́ bá ó sì kíni ó dáa fún wọn min a'malihim ju sẹ́n wọn lọ isẹ́ wọn kọ́nà fi gbá ikẹ́ gold aw mithlu jabal uhud dhahaba so tó bá ní nǹkan tó dàbí òkè uhud ní gold tunfiquhu fi sabilillah tó ná sójú ọ̀nà Ọlọ́run ba ma qabilahu minka wọ́n ní gbà lọ́wọ́ rẹ̀ hatta tu'mina bil qadari kullihi títí tó fi gbàgbọ́ nínú gbogbo kádàrá adan wo ba wa ni ẹ wá wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá ma fi ń ti sẹ́lòmí gan kòrítò òun ní í ṣe but nígbà tó náà ti rí pé wọ́n fi ń ti sọ́dọ̀ òun púpọ̀ òun ó bá ṣe kíni òun ó bá tàwálà rẹ̀ òun ó bá tàwálà rẹ̀ ẹ̀ eh, àwọn kan tán darí ayé wọ́n tún ti ṣe kíní kan gbogbo àwọn òròrí náà dáradá àbí ha ah, ìyálé òun ẹ̀ eh, kíníkà kíníkà gbogbo tó bá ti ṣẹlẹ̀ báyìí wọn ò ní fi ti sọ́dọ̀ ọlọ́wọ́ bá òun mọ̀ náà òun mọ̀ bá ṣe ń wòun láàárọ̀ yẹn òun mọ̀ pé nǹkan ó ṣẹlẹ̀ kí ó tó dé ọ̀lẹ̀ ẹ̀wọ̀n kan in tó bá dé báyàn mọ̀ pé kò lè ṣe kíni mọ̀ pé kò lè yẹ ọ́ wà má àtọ́ àkà in tó bá sì yẹ ọ́ lamẹ́kùn lè sí ìbà kò lè ó sì ní ó wọ́ná so ẹwùn kẹ sọ̀hábà nẹ́bì náà ń sọ fún yí pé má lọ yẹ̀gẹ̀rẹ̀ ló kó lórí eléyìí ó yẹ̀gẹ̀rẹ̀ lásán iná ni sòsé so wọ́n ni walqisatu sahiha wọ́n ni ìtànà sí kí ni ìtànà lálàáfíà wọ́n ni sọ̀háhà wọ́lẹ̀ fa idha dammat hadhihi wọ́n ní tó bá kó ilé papọ̀ ila qissati dhalikum rajulayn papọ̀ mọ́ ìtàn àwọn arákùnrin méjì yẹn mina tabi'in nínú àwọn tabi'in alladayni tó ti fáwọn méjèèjì hayya allahu lahuma tọ́lọ́wọ́ bá jẹ́ kí tó pípẹ́ fún wọn tọ́lọ́wọ́ bá jẹ́ kó pàdé abdullahi ibn umar wani dallatka dilalatan sariha wani yóò tọ́ka rẹ̀ sí ní ìtọ́ka sí tó hàn gẹ̀rẹ̀ kọwíyà tó nípa أن أهل العلم والإيمان والإمامة نقوم ونمما وعواني سواجه والفضل عواني أولا هم من هم من يحلون مشاكل الناس عواني وما سلايي in tó bá rújú fáwọn àwọn onímímọ̀ ni àwọn onímímọ̀ ni ni wọ́n ma sàlàyé maṣákìlẹ̀ àwọn èèyàn àwọn onímọ̀ lè yọ́ lè máa síkí ni lọ́mà gbé bá

wọ́n ẹ̀bẹ̀ sẹ́ẹ̀ fi rò pé káwọn ọmọ ródì máa sọ káwọn ọmọ ọlọ́sọ múdì so ìgbà tó dí gbogbo àwọn ilé sẹ́wọ́ bí ọlọ́wọ́ bá ti pa wọ́n ti pẹ̀lú ara wọn so eléyìí ẹ̀kọ́ ńlá ní fún wa ní pé èyàn eh, yìí life tán live yẹ sí tán ṣe yìí ìrìn ojú ọ̀nà súnnà yóò dà gẹ́gẹ́ bí ìrìn àjò ni so lórí ìrìn àjò yíwá rẹ̀ wọ́n ní oríṣiríṣi àwọn èèyàn wọ́n sára ilé nínú risalatu Ibn Qayyim ila ahadi ikhwanihi so wọ́n wá sọ pé alimọ́ni Ibn Qayyim wá sọ pé ṣẹ́ráwọn èèyàn oríṣiríṣi làwọn èèyàn wá pé sí wọ́n pín sí nípa ojú ọ̀nà yìí wọ́n ní bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó ti pé àrọ̀fà tọ̀rí ó mọ ojú ọ̀nà walakin la yuhda ilay ṣùgbọ́n ọlọ́run bó tọ́ sójú ọ̀nà in bẹ́nu ẹlòmí tó sì pé wọ́n tọ́ sójú ọ̀nà but kò mọ bóhun tẹ̀rin ojú ọ̀nà in bẹ́nu ẹlòmí tó sì pé wọ́n tọ́ sójú ọ̀nà ó mọ bóhun tẹ̀rin ojú ọ̀nà but alóbìkọ́ yí wọ́n sàlàyé wọ́lọ́ iṣẹ́ rí bí tán ti sàlàyé ẹ̀ èyí ó ma nù wọ́n àbáwọn èèyàn ṣe rí nípa ìdáyà dé pé kíyàn mọ́kàn mọ́ òdodo nìkan ò tó sóòrìn

àyàfi pẹ̀lú pé kíyàn tẹ̀lé òdodo kíyàn sí rìn lórí àwọn hudatul muhtadin lẹ́yìn wọn àwọn ẹni sánmọ̀nà wallahi tẹ́yìn ó fi lànìyàn tẹ́ bá wá rí tẹ́yàn bá ọ̀rọ̀ àlónì kan yìí ọ̀rọ̀ tó tó yẹ kíyàn ronú sí gan tẹ́ bá wá rí báwọn yẹn ṣe wá rí láwùjọ wa nìyàn ẹ̀rọ àwọn ẹlòmí wọn mọ̀nà yẹn tó òdodo náà ni ó ma sọ bọ̀ ah, ibi tó gbà débi òdodo yìí ẹ̀gún ti wà ń bẹ́ẹ̀ kàlákìlù ti wà ń bẹ́ẹ̀ àwọn ṣẹ́ọ̀fù ti wà ń bẹ́ẹ̀ gbogbo oríṣiríṣi àwọn kan ló ti wà ń bẹ́ẹ̀ so gbogbo ọ̀nà nǹkan ló ti wà lójú ọ̀nà yìí so eléyìí ó ṣe pàtàkì gan so eléyìí ó ṣe pàtàkì gan so wọ́n ni nípa wọ́n ní fa'izan dọ́mmat hadhihi ah, so wọ́n ní alfa'ida tó sáàniya wọ́n láǹfàní ẹlẹ́ẹ̀kejì ta fi níbi ìkan yahya ibn ya'mar àti abdurrahman alhimyari tó ń kọ́ wa pé àwọn olùmọ̀lámọ́ ń padà sí àwọn wá láti bá sọ́rọ̀ nífà wọ́n ti ẹ̀ẹ̀mọ́ eh, àwọn náà iraq náà bó ṣe jìnà sí saudi sí bó ṣe ẹwò ní àjò yẹn lórí ẹ̀sìn lórí ìdàmkómìnà ní ẹ́ àmì àwọn gẹ́gẹ́ fún àwọn olùmọ̀ ní wọ́n tí wọ́n kéwú dáadáa ní wọ́n ẹ́ ẹwọ̀n kẹ́ àwọn àfá ìmáàmù Muslim sàwọn wọ́n wò pé àà ah, Basra láwà hum rijalun wa nahnu rijal pé Basra yìí náà àwọn náà láfà nù Basra náà àti wà lọ máa bá Abdullahi ibn Umar ó yóò wá di pé àwa láfàánlú bá sọ́rọ̀ yìí àkówá di pé àwa láfàánlú yọ̀kẹ́ nínú bá sọ́rọ̀ yìí Abdullahi ibn Umar láàrọ̀ máa bá nafsun kan ti ṣẹlẹ̀ ń sí nìyẹn àwọn èèyàn tó pàwọn padà lọ sọ́rọ̀ Sheikh Rabi' tàlẹ̀ yín lẹ́gbẹ̀ẹ́ Sheikh Rabi' àwọn èèyàn tó pàwọn padà lọ sọ́rọ̀ Sheikh Fawzan wọ́n wá ní àní dandandandan ẹgbọ́dọ̀ padà wá sọ́dọ̀ tiwa ni sẹ́wọ̀n kẹ báyìí so eléyìí aburúlálágbà ni o aburúlálágbà tí tí ń ṣẹlẹ̀ láwùjọ ni èyàn búrò ọgbẹ́ èyàn búrò lè èyàn búrò àwọn tó ní pé gbogbo ẹni tó bá fẹ́ rìn lórí òdodo àwọn èyàn wọ́n ti po oríṣiríṣi àwọn ṣubú àjọ wọ́n ti po àwọn àpòpọ̀ tí wọ́n ti dálẹ̀ fáwọn èèyàn kó bá fi yẹ àwọn èèyàn kúrò lórí òdodo but èèyàn lórí rẹ̀ gbúdọ̀ pé lọ́gbọ́dọ̀ ma ti ń ṣe pé àṣebí sàlàfíà tí mo ń ṣe yìí ìgbà tí mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ torí ọ̀rọ̀ ọ̀bá ni mo bẹ̀rẹ̀ pé mo ń wà òdodo ni ìyà tó jẹ mí lórí ẹ̀ àìmọye ìgbà ní ìsúnlé àìmọye ọdún lèyàn fi ń pò wọn lọ wọn bọ̀ so kí wá ló wá di pé wá dé séjì yìí lèyàn torí kíni torí torí pé ń pẹ́yàn lé tí ó máa sọ̀rọ̀ yóò pẹ́yà lé torí pé yóò sọ̀rọ̀ tútù fún yàn pé ah ẹ̀ṣẹun ah, ṣubú wá ní torí pé yóò fi kọlù péyàn péyàn wallahi tó pé wọ́n máa ń fi kọlù gbéyàn ní ó yẹ hours kọlù 2 hours hours wallahi

misọ̀rọ̀ nígbàtán wà ní Egypt àbúwásọ̀ sọ pé àwọn wà ń jòkó lójọ kẹni wọ́n ní ṣéga fún sáàbò gbogbo tí a bá dé báyìí wọ́n máa ń dárò fitna ibn Ali lẹ́nu so wọ́n sì mọ́ lálà sí ibn Ali ní lọ́tún lọ́sí wọ́n ní ìgbà tí ṣéga fún sáàbò wá débẹ̀ wọ́n wá sọ pé à ní pé ìgbà tí fitna ibn Ali tẹ̀ ṣẹlẹ̀ pé ibn Ali tí ó pẹ àwọn rí wọ́n ní lẹ́yìn ìgbà yẹn wọ́n ní ó pẹ àwọn àwọn mẹ́sẹ̀ wọ́n láwọn wá rí mẹ́sẹ̀jì tó wá mẹ́sẹ̀jì àwọn pé àpé bó ti ẹni dáwà ní Libya gbogbo nǹkan báyìí so ah ṣéka ibi tí ṣéka mú sáàbù tí ń sọ̀rọ̀ fún ó pè àwọn mẹ́sẹ̀jì àwọn ní ṣéka lílẹ̀ ó pè ẹ̀yìn náà mẹ́sẹ̀jì pé à the same thing ó pè àwọn náà wallahi ṣéka lè wá ní in tó sí àwọn ẹlòmí lọ́nà ojú báyìí lọ pé ah ṣéka mọ́mọ́dé pè mí ah ṣéka mọ́mọ́dé pè mí ah adùn tí yí bàbá tẹ́ẹ̀ fi mọ́ ìlú ìdẹ̀ fi pè mí ṣéka fi ó pè mí náà so in tó wallahi in tó lona ẹlòmí lọ́nà òjú bá wọn lọ torí ẹlòmí torí ìjọmọ̀ èèyàn ṣẹ́rí kìí social media túnà sí rí gan o gan gbogbo rọ́ta mọ́ ń pa o túnà o wa ni pe wallahi ọmọ èèyàn máa ń attention kódà bi eyan sí ma n fẹ́ attention ó ju bí èèyàn sí máa ń fẹ́ owó lọ ọmọ èèyàn sì ń fẹ́ máa jẹ́ kí dáhùn kí mi náà ti ẹ̀bìlọ́m sí bí kan kí táwọn èèyàn máa ń jọyìn kọ́ọ̀sì kan máa ń jọyìn gbogbo ẹ̀ in tí ó ní túnmọ̀ fún àwọn èèyàn sì jọyìn ẹ̀ ẹwọ̀n ogun láàká ìyọ́nà but ṣe aló fẹ́ identity ó sì fẹ́ bí táwọn èèyàn ti dáàmà wà lá social media tún àti nìyẹn gẹ́ ṣe wá láwọn tó bá lè provide kìíní ní àwọn èèyàn láwùjọ àbúkàdáàbù wọ́n ti perfect kìíní dáadáa tí wọ́n jẹ́ kí èèyàn kó important ju bó ṣe yẹ lọ pé ah eh, Imam Ahmad àti Yahya ibn Ma'in so lórí pé Imam Ahmad àti Yahya ibn Ma'in ìlàwọn méjì so sẹ́wọ̀n ká so sẹ́wọ̀n ká so abúwò kọ́ iye kọlù tí wọ́n bá pè ọ́ kódà gbogbo tó bá sọ kó má sọ rábù ẹ̀ tí ìta fẹ́ gé nìyẹn wọ́lá wọ́n jókòó sí ọ̀rọ̀ nì àwọn òṣà gbé lẹ́yìn pé o fẹ́ mọ̀ tẹ̀lé àwọn olùmọ̀ àní wọ́n tún pẹ̀lú wípé wallahi wallahi wallahi orí òdodo ẹwùn kan but ẹwọ ẹni tó rí rẹ bá pé ní pé ah Sheikh Rabi' ni wọ́n sọ̀rọ̀ yìí yàtọ̀ sí pé Sheikh Rabi' náà sọ̀rọ̀ ẹ̀rí ni ẹ̀rí na mú wà yìí ẹ̀rí na mú wà yìí tán sọ ní pé ẹni yóò rẹ̀rí mú wà ìtàn sọ ní pé ẹni yìí lára ni ìtàn sọ ní pé ẹni yìí hásàdì ni tẹ̀mbẹ̀lẹ̀kún ni ìtàn sọ so kó kó lákàíwá wòye sí pé ah, òdodo ní kíní ìyìn ó gbọ́dọ̀ gbà tẹ́jẹ́ pẹ̀lú pé àwọn ah, máa ń pán mi léba wọ́n wọ́n ní ìmì náà kíníkà kíníkà so ara ọ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ wọ́n ní alfa'idatu thaniya wọ́n ní àǹfààní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wujubul ihtimami wọ́n ní ó ṣe pàtàkì ká gbárùkù sí bitarbiyati kama rirawa ala al ibi tí a ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ nìyẹn ok ó wà láàrin àwọn súnnà ìwọ́nà wò pé ah, kíní ìdá ọ̀ ó mọ̀ rẹ́sìn rẹ́sí alkiyama rẹ̀ ò ní bọ́ ayé rẹ̀ náà mọ̀ rọrùn ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ibi àkídà ni pẹ̀bú mo ti fẹ́ tún àdìsọ́kẹ̀ mi ti àkídà ní tẹ́ ń pè lákídà ní àdìsọ́kẹ̀ àdìsọ́kẹ̀ pé kí mẹ́mọ̀ ládìsọ́kẹ̀ pé àjẹ́ kan wà tí ń ṣe mí kí kí mọ́ maláti sọ́kàn pé nǹkan kan lè dé bá mi tó tọ́nà ọbọ̀ mà kí mọ́ maláti sọ́kàn pé mo lè mo kàn lè kọlu agbára kan tí sì máa lówó ń bì kan tí sì máa rí gbogbo ẹ̀ super power sọ ara ọ kò sí tó jẹ mọ́ bá wọn oye so wọ́n ni wujubul ihtimam kò jùnú fíìmù lọ so gbogbo wà ilá janibiha lẹ́gbẹ̀rẹ̀ náà àtẹ́síyà kí ẹ máa fọ́ in tó ti dọ̀tí nínú làákàyàn tẹ́lẹ̀ kí ẹ máa fọ́ kò gbogbo lórí pé à ẹ kìríkà kìríkà ẹ ò bá tó bá jẹ́yàn yóò jẹ́ ni gbogbo àwọn ọ̀rọ̀ tó yí pé àwọn ọ̀rọ̀ tí ẹ bá gbọ́rọ̀ àwọn aswak àwọn ìmọ̀ ní ipa tó fò lára rẹ̀ so ìmọ̀ ní ipa tó fò àbí ó ti dínkù fàyẹ́wátá ó ti yòrò so wọ́n ni wujub al-ihtimam bit-tarbiyati ala al-aqidati as-sahiha wọ́n ni wa ila janibiha at-tasfiya kíyàn fọ́ra rẹ̀ at-tasfiya fọ́ra rẹ̀ the secret of wealth the 12 secret of wealth lọ́ka káàwò owó yóò dolówó lẹ́yìn rẹ̀ wallahi ẹ̀ la tahrisan falhirsu laysa bi za'idin ma a ní ma ma jẹ́ ẹni tí ó ṣe lójú kòkòrò tẹ́ hirsu ò lé ọkún fi rizqi bal yashqal harisu wa so ẹni tó jẹ́ olójú kòkòrò yẹn yashqal yóò padà sọ fún yóò tún wá lálàtí ara mínú mínú yẹ̀ tí ò lè dákẹ̀kẹ́ sí inú àwọn èèyàn tó fi arziki rẹ̀ wá rọ́gọ́dán ní ìrọ̀rùn ní arziki wọn wá bá wọ yóò ọ̀rọ̀ mú káyísun wọ yóò kọ̀yẹ́bù ẹni tó sì gbẹ̀wọ́n arziki òsìn wá bá yóò sì sọ fún bẹ̀ ẹlòmí ti kọ́ àní ẹ̀mọ́ fi tẹ́sì mọ́ ni so ẹni tó jẹ́ àtẹni tí ó pro kankan ó lákò ní sáàtì kankan yàtọ̀ pé kò ní sáàtì kò tí ẹ̀ tún mọ̀ kankan kò tún ní kankan rárá tó kíní but professor ó sì máa lálàáṣẹ́ pé òun lọ conference kí òun lọ kíní ti kí wàláì oye tí professor òun rí bóyá in tó ń pa lójú mọ́nù <laughs> wàláì ń tẹ̀lẹ̀ dáadáa so twenty kids of west ìwòdó wádà lọ́dọ̀ professor so gbogbo àwọn kan tí yóò fọ ìfọ̀kú oníròríyàn yìí tí a bá fẹ́ jẹ́ sára sí gidi

ti wá bẹ̀rẹ̀ súnnà báyìí tí ó wà dá fún báyìí ìwọ náà tó fẹ́ o tó fẹ́ sórí ibúnú àwọn inú <laughs> àwọn ìdílé wa wọ́n ti wọ́n ti ráì Gbogbo ọ̀dá ni a tó orí ti jípa gbọ́ ìlú lọ́wọ́. Ọ̀yìn gbó kan wọn. Wọ́n láì rọ́wà ní. Ọ̀dá ni a tó orí ti jípa gbọ́ ìlú lọ́wọ́.

kéèyàn fọ́ kéèyàn fọ́ ẹ̀mí rẹ̀ kó kéèyàn fọ́ ọkàn rẹ̀ kó in tí ń dàmú àwọn èèyàn jù báyìí lọ in tí ń dàmú àwọn èèyàn jù báyìí lọ pé ah ìpé ẹtún wọ́n mọ̀ àwọn ìyá tí wọ́n ò dákẹ́ mọ̀ tó bá tún gbé ìjòkó pé eh ẹ̀rù máa ń bà mí lórí rẹ̀ torí ìyálé wa kàtó sàláìsí ó lérí pé gbogbo ọmọ wọn bá tẹ̀ sórí ìwọlì kan náà lórí <laughs> ẹ̀rù oye àbí ìyá bàbá rẹ̀ ìyá bàbá rẹ̀ ìyá bàbá rẹ̀ ajé ní ẹ̀ bàbá rẹ̀ ò gbà sí mi lẹ́rùn ní ìyá bàbá rẹ̀ ajé ní so ìwọ tó jọ máa lákọ̀ọ́kọ́ náà lólóhun ó fi gún kiri ọlọ́run ni ò gbà fún ẹwọ gbogbo ẹ̀ gbogbo náà dánadẹ́ tó wọ́n tọ́kì nìyẹn ìwọ̀n mọ̀ wọ́n pé ah ọ̀nà ìjín so honestly ibi tí tí ma kọ́kọ́ bẹ̀rẹ̀ àkídà ni ní tó sì pé tí yàn bá lọ opportunity gbogbo dáwà tí yàn bá rí opportunity tí yàn bá rí rí láti máa sàlàyé fún àwọn mẹ̀lẹ́bìyàn tí a bá ní class pẹ̀lú àwọn family yàn so ibi tí yàn ó ti máa bẹ̀rẹ̀ pẹ̀lú wọn àkídà náà ni pé ah mama kádàrá wallahi ìfẹ́ rí kádàrá ah àwọn èèyàn máa sọnù gan lábára kádàrá gan nípa àwọn èèyàn tún rò pé wọ́n tún transfer kádàrá bí wifi so wọ́n ní wọ́n ti wọ́n máa ń fi kádàrá pààrọ̀ so ẹ̀mọ́ tí wọ́n máa ń sọ ní sọ́bà lọ sọ́nà àfà ẹ̀ ọmọ ológun lọmọ yóò bá ti jẹ́ o kódà <laughs> fún ìhùn gẹ́rí ò bá jẹ́ pẹ́sidẹ́ntì orílẹ̀-èdè yìí but wọ́n ti fi kádàrá rẹ̀ pààrọ̀ ṣe ẹ̀ sàkíyèsí gbígbà kan wà tó rẹ̀ gan rí ìgbà orí òní rẹ̀ ìgbà orí òní rẹ̀ rí ẹlákùnrin ọ̀nà ẹwọ skáàmù so ẹjẹ́ ìsàkíyèsí pé gbàkánwà tó bẹ́ẹ̀ ni gbàkánwà tó rẹ̀ ẹ̀kẹ́ tó rẹ̀ ẹ̀kẹ́ mẹ́rẹ̀ ìgbà wọn náà wọ́n gbà ẹ̀wọ̀n kan so wọ́n ní wa huwa raddun wa huwa raddu ma yukhalifuha ala ma jaa

so ọ̀nà táwọn òbí fi ń àfẹ́kì ọmọ wàláì ó pọ̀ gan ó pọ̀ gan ṣùgbọ́n àwọn òbí mi ní ń fọmọ sẹ́yìn ní ń fọmọ sẹ́yìn ṣùgbọ́n ọmọ òdì rẹ̀ gbọ́dọ̀ pé pé tó bá dúró dédé ọ̀nà ọba lè tààrà rẹ̀ sàánú òbí rẹ̀ gan tó mọ̀ sàlàyé fún wọn pé mo ti ní ẹmọ́ lọ sí ilé kankan mọ́ ilé ẹni kankan mọ́ so eré wàláì ọlọ́ọ̀bá ma fi sàánú àti ẹmá ti kìlọ̀ fún wọn mo látòrí lọ ẹmọ́ david kẹsẹ̀mọ́ àwọn òjìjì tó mọ̀ kó sílá mọ́ david kẹsẹ̀mọ́ àtúní àbíọ́ ni pé tẹ́lé ikọ́ eléyìn náà wọlé o so wọ́n ni wà ìdọ́kùhù wọ́n ni àlàyé eré annahu lamma kanat al-aqidatu sahiha wọ́n ni nígbà tó ti pé àkídà tó lálàáfíà al-mutalaqatu èyí tí wọ́n mú wa èyí tán àti ìgbésí ayé àwọn sálàfù rere rasikhatan fil qawm tó rinlẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ó rinlẹ̀ lára àwọn sàhábà wọ́n ni istankaru hadhihi al-maqala in tó wà mẹ́lìyàn wallahi bẹ́yẹn bá ṣe ń dún ní máa àpídà tó lálàáfíà sí bẹ́ẹ̀ ni tó bá fi gbọ́ anything tó ń kó sínú pé kó máa gbọ́ ṣúfà kí ló kọ́ rẹ̀ fíta rẹ̀ in tó fi ń fíútà nǹkan yóò mọ̀ wíkì bọ̀ tó bá ní pé òdodo ní kẹlò mọ́gbọ́ òjò tó bá gbárùn báyìí yóò pìkẹ̀ sharpsharp ní ah ìwíkú ilẹ̀ ní a bá dira rẹ̀ pé à òdodo nìkan yóò mọ̀ gbọ́ bọ̀ tó jọ tó wá ti ní pé èyàn máa ń gbọ́ èmi tún máa ń gbà wọn ní nǹkan náà ṣe ẹ mọ́ tí ó mọ̀ dí yóò mọ̀ dí bẹ́ẹ̀ ó ti máa dá òdodo mà àti bí ó ti máa dá nù màjàrí yóò so yóò a máa wí ẹ̀ wọ́n wà sọ fún ọ pé ó ti ẹ̀wí báyìí Eh, ẹn kíkẹ̀ lọ́wọ́ burú bẹ̀rẹ̀ so bí i tí ó padà mọ́ dì fún yànìyàn so wọ́n ni nígbà tó tí àkídà tó jiná lára wọn istankaru hadhihi al so eléyìí ó jẹ́ rọ́dùn fún Yasir Qadi tó ní tẹ́bá gbé àwọn sàhábà dìde lónìí wọ́n tẹ́bá tí Umaru bá ṣe ẹ̀zámù àkídà tí ní yóò kẹ́ ẹ̀rí pọ̀ pòrún láwẹ́ ẹ̀hùn bẹ́wọn kẹ́ oníjọba ní pé gbogbo àwọn àkídàtàlá ń ṣe sí oní tó má gbé umaru wá tó mọ́rù bá ṣe yóò fail ní of course but irọ́ ni wallahi umaru ò ní fail <laughs> wallahi umaru ò ní fail tó ń jẹ́ àwọn lákìídà tó lálàáfíà tó má ti gbọ́ báyìí pé ẹ́ in tí bàbá yìí sọnù <laughs> wọ́n ti mọ̀ pé ànù lélẹ́yìn àwọn ti mọ̀ pé ànù lélẹ́yìn

táwọn ẹlòmí wá ní alkùnrin maklúkù tí wọ́n mọ̀ wọ́n so yá sì kọ́ nítì ní wọ́n fèlì ẹ̀yàmù wa kídà <laughs> ẹ̀yí pé òkùnrin gbà ní àwọn ẹ̀rùn fẹ́ ẹ̀wọ̀n kan so ah may so wọ́n ní wọ́n ní sahaba sọ̀hábà wọ́n gba wọ́n sahaba lero sọ̀hábà lérò fàjá allahu ilayhim umar ọlọ́wọ́ bá jí kí wọ́n pàdé ibn Umar fa ajabahum ó wá dáwọn lóhùn bí máa zakarna lakum pẹ̀lú tá dákọ fún yín wọ́n ni alfa'idatu thalitha àǹfààní ẹlẹ́kẹta tá sí inú hadithi qadaru wọ́n ni yajibu ala du'ati ila Allah wọ́n ni ọ̀ràn yẹn ní fáwọn tán pèpè lọ sójú ọ̀nà lọ́wọ́ bá ala basira lórí àmàdájú an yaruddu ma yukhalifu husula ad-din àwọn kan tó bá yapa ìpìlẹ̀sìn àwọn àfẹ́yẹ sẹ́ńbẹ́lẹ̀ pé ẹ̀kí eléyìn sọ kò nítumọ̀ tẹ máa gbọ́pẹ́ nìkan wà níbi kan tí ń sọ kẹ̀kẹ́ kódà kó ṣe pé iye tó ti hàn sáwọn yẹn ni àwọn àfẹ́yẹ ó tún gbé pẹ́ni wọ́n tún sọ wọ́n tún sàlàyé rẹ̀ ọ̀rọ̀ dán àìníyà kó jẹ́ rọ́dù ìmọ̀ tẹkùmù bí hìlhújà tó ṣe pé yóò jẹ́ àwíjàre alàlùmùkọ́ọ̀lì lórí ẹni tó ń yapa yẹn àǹfààní méjì fi rọ́dù mọ́ nínà yẹn àìdà àbí kó jẹ́ àlékún hújà ọlọ́wọ̀n lórí ẹni wọ́n ni wala yajidu fihi fihi al-munsif min atba'ihi majalan wọ́n ni rọ́dù tó ṣe pé àwọn tó bá jẹ́ onídédé nú àwọn tí wọ́n tẹ̀lé majalan wọn ní ríyáyé lilmuhatirat fún àwọn asáwọ̀ min sab nínú pé wọ́n bú ni washatmin abọ́nlálàfẹ́ ni wallahi ilé ìtí pàtàkì gan ẹwà àdúrà ìpítẹ́ bá fẹ́ sí rọ́dù fún yẹn ẹdé gbogbo ọ̀nà tí táwọn táwọn mẹ́lẹ́yìn yóò fi padà wá ẹ́n ó wá ṣépè fún ah, nínú gbogbo one hour gbogbo tó fi ṣépè 3 seconds rẹ̀ ní nínú gbogbo one hour 3 seconds wọ́n ti dìmú pé àà ah, ah, ó pàfà olókùrọ̀ gbáà ní ẹwọ̀n kẹ so gbogbo àwọn gbogbo àwọn nǹkan tí wọ́n sáwọ̀ kí ẹ̀mọ́ ti kíni kí ẹ̀mọ́ ti ilẹ̀ so but nevertheless náà àwọn èèyàn yìí nǹkan sáwọ̀ kò sí kò sí bó ní fẹ́ ṣe tó so wọ́n rí nǹkan sáwọ̀ ìgbà tí wọ́n ní rí nǹkan sáwọ̀ ní pé tó bá wá ti tẹ̀mí ẹ̀bọ́ <laughs> ah, <laughs>

òjò náà wọ́n sálàfù rere níbi ìsìnkẹ́ yẹn pẹ̀lú gọ́ọ̀rọ̀ ọba kù ẹni tó jẹ́ múnsif ẹ̀rí kan tí bàbá náà sọ múnsif tó jẹ́ onílé pé ah nìtàn sọ ń pa ìdìbò olódóre ah àbá àwọn tí ń yàwọ́ ah nìtàn sọ àbá tí ń misbehave àbá tí ń misbehave tó àbá tí ń dá fi màfà tẹ́lẹ̀ ní pé kíyàn níwárá ń bí ìmọ̀ báyàn ṣe àti kíyàn tó mọ́ ah kò sí àtútọ́ ni pé lágbà tí wọ́n ti tí wọ́n ti ràn òdodo lọ́wọ́ ẹ̀ náà ti bọ́ sínú hawi àkàfínú kejì so ẹni tó jẹ́ mú sí fò lè rí so wọ́n ni wa ghayri dhalika min al-ibarati an-nadiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tó sì pé ó ti kín ó jẹ́ ọ̀rọ̀ rọ́dù tó bá jẹ́ ilmi o walladhi yaqumu ala al-kitabi wa sunna òun lè tó wà lórí Qur'an àti sunna ẹgbẹ́ ìtẹ́lù mi máa ń pè ní rọ́dù ilmi ni pé ah rọ́dù wọn wà ilmi ìkọwà sátìmí rọ́dù wo rọ́dù ẹni tí ń rojọ́ òun ló lówà ilmi rọ́dù ẹlẹ́jọ́ lólówà àrin mi rọ́dù ẹni tó wá kọ́ ẹ̀rí wá oní rọ́dù ṣàtìmìnì ẹwọ̀n kẹ ìfẹ́ẹ̀nú ìfẹ́ẹ̀nú ìtẹ́mìtìmọ̀ bẹ́lò ah, mi pé rọ́dù àrin mi sẹ́wọ̀n kẹ sẹ́yẹ́ búrọ̀ sọ́ra gáwọn wani huwa alladhi yaqumu ala alkitabi wa sunna wa ila janibihi aqwalu salafi wa salih bakana legbe qur'ana sunna ọ̀rọ̀ àwọn salafu rere min as wọ́n ni alfa'idatu rabi'a wọ́n láǹfàní ẹlẹ́kẹrin wọ́n ni alaykum wọ́n ni ó dọwọ́ yíò ṣe kò fèdí sọ fún wa pé alaykum ya tullab al-ilm ẹ̀yọ ma kẹ́kọ̀ọ́ ó ní pé kẹ sáré kẹ sálọ kẹ họ an kulli muallimin kó lọ́dọ̀ gbogbo olùkọ́ yu'assilu usulan fasida tó ń gbin àwọn ìpìlẹ̀ burúkú láàáfíyà máa fi àkídà pàápàá jùlọ nípa àkídà tí ń sọ fún ipé kàrọ̀bíìsì ojú ọ̀nà kàrọ̀bíìsì làwọn èèyàn fi ń jọ́sìn fún ọba dòní wọ́láyà àwọn ọmọ àbúkọ̀jẹ́ òkú lẹ́yìn kàrọ̀bíìsì dòní àbúkọ̀jẹ́ náà òkú lẹ́yìn kàrọ̀bíìsì dì sí o dì sí ìwọ̀n ògbà kàrọ̀bíìsì wọ́n gba kàrọ̀bíìsì ní ṣèkùn o wọ́n sì ń tànká gbogbo àwọn sì tún fẹ́ mọ́ wáwọn èèyàn sí kàrọ̀bíìsì náà fi ń tẹ̀sì àwọn èèyàn sí dì <laughs> sí yìí so ìsìn àwọn yìí gbà pé kàràbísí pé àkídà kàràbísí làwọn lò fi jọ́sí fọ́lọ́wọ́ bá so à ń bẹ̀rẹ̀ ọba kí kó ojú ọ̀nà kàràbísí yẹn náà ni kó in tó bá tọ́ sí wọn bẹ̀ ní kankan gbà ẹwùn kan so àwọn tó máa ń gbin ìpìlẹ̀ burúkú ìpìlẹ̀ burúkú fáwọn èèyàn wọ́n bú kọjá náà nínú mọ́sálásí lọ́jọ́ jímọ̀ friday ó sọ fáwọn yẹn pé kálọ́mọ́ kẹ́ sí dìbò wájú ẹ̀wọ̀n kan oníká ó ní ó sọ fún ọdún mọ́sálásí lọ́jọ́ Friday ẹni tó wà ẹni tó jókòó ti bẹ́ẹ̀ tó máa ń pẹ́ bẹ́ẹ̀ ló sọ ọ̀ èyàn sì wá ọ́dí ohun tó sọ èyàn rí pé wọ́n ò fóòsì ọ́dí ohun wọ́n ṣe ìsọ́tọ̀ ọ́dí ohun ẹwùn kẹ́ so ó ń sọ fáwọn èèyàn nú àbúkọ̀ jíjá àbúkọ̀ jíjá òkè odò tí ń pẹ́ ẹmọ́ àdìsì pẹ́ ẹwùn kẹ́ so ẹwùn gan tí ń pẹ́ ìlímọ̀ àdìsì oye so o ń sọ fáwọn èèyàn nu mọ́sálásí pé káwọn èèyàn lọ dìgbò lọ́jọ́ friday ó sì sọ fún wọn ká dìgbò ká dìgbò wá sí ká dìgbò responsibly ẹwùn kan wọ́lá ewu báwọn èèyàn ṣe ń bọ́ láti kòtò kan ẹ̀ mọ́ tí máa ń ṣẹlẹ̀ ní ẹgbà tí mo gbọ́ báyìí ara mi ṣe ibi tẹ́ bá rò fáwọn èèyàn lẹ́fù àkọlé ìjájú báyìí lọ wallahi wọ́n sì tún jájú bẹ́ẹ̀ lọ ṣe ìṣẹ́bí tí a máa wò ní pé àwọ̀rọ̀ halábínà ni àwọn nǹkan tó jáde wọn fún àkókò jáàmù tẹ́wọ̀n kí àánú in gbá defense fara ló sámúsámúsìn so in gbá defense fara ló sámúsámúsìn ẹwọ̀n kí ẹwọ bí àánú ṣe rí nìyẹn so bí ẹgbọ́n tí ọlọ́wọ́ bá sọ ni pé ألم تروا أن أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا ìmọ̀ ń fà wọ́n ni ìmọ̀ fà wọ́n yóò mọ̀ fà wọ́n ni yóò mọ̀ fà wọ́n yóò mọ̀ fà wọ́n yóò mọ̀ fà wọ́n ni bí ó sì mọ̀ fà wọ́n ni ẹ̀ àtàwọn kàfírí ni ni àtàwọn òfìsẹ̀dìyàn ni òkùn wọ́n kù fàrò ara gbogbo àwọn ẹni ànù so dọ̀lálà lẹ́yìn dọ̀lálà ni tẹ́bọ̀ òkè á ẹmọ̀ wọ́n láì bó ṣe rí pẹ̀lú àwọn ẹni tó wà lórí húdà náà yẹn kódà tí ẹmọ wòrán yẹn gbà mí yíò mọ̀ wò fún wàlẹ̀dínà àtàdà òzádàhùn húdàn wà àtàhùn tẹ̀kùwàhùn ní pé àwọn tí wọ́n wà lórí mẹ́nà átùn lé wọn kún ní mẹ́nà ìgbà kí wọ́n yíò mọ̀ wò fún ẹ́ tí mi náà tẹ̀ wà lè tí eh, mi náà lè dé lẹ́wù ìbáyìí tí wọ́n tí mi náà lè dé lẹ́wù ìbáyìí kí ni mọ́ sọ̀rọ̀ àwọn kaba bọ̀ wallahi ká dúró dédé gbogbo tí yàn bá gbogbo weakness tí yàn bá ní tí yàn bá fògó rẹ̀ tí yàn bá dúró dédé kó rọ̀ mẹ́ hablullahi dáadáa ọlọ́run ọgbó màjí kó máa dúró sí òun ma wọ́n orùkẹ́ ah, lánàá ìmọ̀rí báyìí lánàá àwọn nǹkan tí tíìmù tí yàn lè sọ lónìí tó má sọ fún yàn pé lọ́dún méjì sẹ́yìn pé yóò lè sọ èyí ó jìyàn àìmínà ìjìyàn rẹ̀ tó báyìí wọ́n sọ fún mi pé mìíràn ní ṣe wá ha gbogbo àwọn ǹkan tí wọ́n wá ti ha númọ̀ lọ́dún méjì sẹ́yìn báyìí àwọ̀lá ìjìyàn rẹ̀ gan o àti máa sọ fún mi pé ìmìíràn làwọn yóò ti wá sáǹfàní látara mi gaba lọ́dún méjì sẹ́yìn àìjìyàn rẹ̀ gan o bọ́nà ọba sí máa ń sẹ́yìn yẹn pẹ̀lú ẹni tó bá wà lórí òdodo náà ẹni tó bá sì wà lórí ànù náà yóò sì máa jábọ́ so ìgbà míì tó bá mú kọbárọ̀ ẹni ànù kan wá pé ẹni pé ó mọ̀ tó ti ṣe báyìí tó bá ipé síkọ̀ ló mú wá ọlẹ́sìn èmì èyí jìyàn rẹ̀ máa sórí pé bó ṣe máa rí nìyàn èyí ó máa ẹni tí ó bá jábọ́ yóò máa jábọ́ lọ sí ni ẹni tí ó sì máa gòkè yóò máa gòkè oní máa wọrùn pé ah, ọlọ́run máa sí oúnjẹ wọn lánàá inú àwọn brọ́dà tó wà lẹ́gbẹ̀gbẹ́ lòun máa rí àwọn sí but so bó ṣe ni ẹ̀wọ̀n ẹ jẹ́ ká ẹ jẹ́ ká dúró dédé fọ́lọ́wọ̀n ọba ẹ ká máa ránkà pé ìdórédé wa a fi ń wá ìgá sí níbi ìdórédé yẹn so wọ́n ni bal hatta fil ibadati al-amaliyya kódà àwọn tí bá ń gbin ìpìlẹ̀ burúkú níbi àwọn afẹ́ àwọn sí ara wọ́n ni wal wajibu wọ́n ni tó wá jọ́ràn yẹn lórí ẹ̀yin tó lábùn ní min al-kitab al-karim nínú tírà Ọlọ́run Ọba wa sunnati sahiha àti sunna ló lálàáfíà wa min sirati salaf as-salih tí wọ́n kọ́ yín bí ìgbésí ayé àwọn salaf rere so ai kaka àwọn fawaidi ta wani al-fa'idatu al-khamisa wani fa'ida ile ka wani yajibu alaykum ya tullaban ilmi wani ó pọ̀ dandan lórí yín ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ wa talibatihi àti ẹ̀yin akẹ́kọ̀ọ́ lóbìnrin min an tahjuru al-kutub al-fikriyya ẹ jìnà sí àwọn àwọn fíkírà àwọn ìwé fíkírà so àwọn ìwé ìròrí burúkú so bí àwọn ìwé Sayyid Qutb àwọn ìwé tí ó mọ̀ tí ó àwọn ìwé haraki ẹ̀fẹ́lò mí nǹkan yílá rẹ̀ náà kò kò òun náà máa ń fẹ́ jíńjà nǹkan tí ó mọ̀ gbóná lára òun so àwọn ìwé tí wèé yóò lọ máa kà ẹ máa wò yóò ẹlùmí wà post ìwé sórí Facebook kí ni àbí wà kó ti gẹ́mọ̀ pé ọmọ ah, yìí ibò ló sí rí rẹ̀dẹ̀rẹ̀ tó ló kọ yìí in tí wà pè ní gọ́yàtù hikma yìí kó yìí pé gọ́yàtù sàfáhà ní so ibò ló sí ẹgbẹ́ ẹ̀nú ẹ̀ àwọn tẹ́tẹ̀ ń pòsì àwọn kan kí ń pa ànábì pé ìfẹ́ ìwọ́ ìkíníkà ti rí so ó lè pé ìwé náà ti rí ẹ̀wọ̀n òkú ibo ni ibo lànàbí ti kú kì í túká di trash gbogbo eléyìí ẹ̀wọ̀n kan sẹ́wọ̀n kan so àwọn òwe wọ́n ló jìbá bò bá máa kàwé obìnrin lápẹ́ káàbà ìlú lórí pàtì. ọba ìlú ló ti dáwọ́ ìfọ́ wọ́n kọ́ wọ́n láìpẹ́ ìwọ́n gbóni tó lò jìbá bò mẹ́sàn-án ọba ẹ tó wá ń pọ̀ ẹlẹ́sìn òun ti sáfúwé orí sókè òfin ara rẹ̀ gbogbo àwọn lè mú ẹmọ̀ láwọn èèyàn tán ìwọ́ ti mọ̀ náà ìwọ́ ti mọ̀ náà òun o tí ó sì kẹ́kẹ́ òun ní wà máa ṣàlàyé fún wọn wọ́n mọ̀ jú ẹ̀sìn fún ẹlòmí ló sì máa dá wọn gbọ́ ń kọ́rọ̀ ọ̀yọ́ mọ̀ yóò mọ̀ dá akọ́nú. sẹ́wọ̀n kan so gbogbo orú àwọn kan báyìí kẹ́yàn sọ́ra fún wọn àtàwọn ìwé ìwékíwé ìwékíwé ó ti gbọ́ ó ti rí táìtù ó ti rí pé kíní sàbẹ́lùmí náà nínú àwọn kútùbù fìkìríyà ni ìwé novel ni wallahi irọ́ ní bá èyàn ah honestly ṣe ẹ̀mọ́ bí àwọn ọ̀rọ̀ orí ṣe burú tó ní pé hmm, atọ́kùnrin ní àtóbìnrin ní wallahi ilé ìyẹ́sóbìnrin nìkan atọ́kùnrin àtóbìnrin ní kódà tí èyàn bá ní lọ́rẹ̀ tí èyàn bá ní ìròyìn burúkú wallahi ò ní gbádùn rẹ̀ lọ́rẹ̀ ẹwà wò pé kí àwọn ní ọba ọlọ́kọ̀ sí pé ìròyìn burúkú ló fi ń darí ayé rẹ̀ pé ó gbọ́dọ̀ ní kìníkan ó gbọ́dọ̀ ṣe kìníkan ó gbọ́dọ̀ ṣe kìníkan before 30 tó bá lówó yọ àìfẹ́lẹ̀ nígbé yọ àìfẹ́lẹ̀ tó bá lówó before 30 ò lè lówó máláyé so so ẹ̀wùn So sẹ́wùn kẹ́ so àbẹ́lómìnà tí ó jẹ́ kí ẹ̀yàn kẹ́lómí ma fún un ní mànà burúkú ìmọ̀ràn burúkú lẹ́lùmí ọ̀nà wọn ọgbà ẹwà máa wọ ẹlòmí náà ó kẹ́ ń tara rẹ̀ ni wọ́n ń fọ́ mọ̀ràn burúkú rí bọ̀tí wọ́n náà ẹni ibi ní ọ̀rọ̀ òfin gbà mọ̀ràn burúkú wọ́lá ẹni ibi náà ni máa ń rí ẹni bí bá ṣe tí wọ́n fi máa ń fún mọ̀ràn burúkú pé ni alárọ́ òjò ló dùn láàrin àwọn èèyàn ẹ máa rí kíní náà ẹ wo bí community wa kọ́nàbà kó yẹ kó gúrò jù báyìí lọ kọ́nàbà kó fi wọ́n rìnlẹ̀ láàrin àwọn èèyàn gan àwọn tó bá jọra wọn jù wọn náà ń so èmi ma wo kíníkà pé ah tó bá fi lè máa bẹ́ ní ìrìn wàlá ẹjọ́ rí bákan náà ni kò sí èmi jìn parẹ̀ inú àwọn 100 kíníkà people ẹni tẹ́ ìwájọ́ ń bára yìí ni so èyàn gbọ́dọ̀ sọ́ra gan fáwọn ọ̀rọ̀ so wọ́n ni mithlu kutubi sayyid kutub gẹ́bí àwọn tíra sayyid kutub bidun istisna láì yọ kankan lẹ́nu àwọn tíra sayyid kutub gbogbo tíra fẹ́ ìrìkútù tíra nù ní tíra nù ní kò sí tó ṣe kúlù so wọ́n ní bidúrí sí ìsiná wàhálà rọ́síhà èyí tó wá burú jì gẹ̀láwìn yán níjù àtẹ̀fsir zilari so zilari náà sí oye kò zilari ní kẹsẹ̀ zilari zilari wọ́n ni wọ́n kútù bí abìláàlá almaududi so nínú àwọn haraki náà abìláàlá almaududi so wọ́n wọ́n ìrùhùn àti púpọ̀ àwọn ẹ̀yàn nùgbàrà àwọn ènìyàn ifa tẹ́ ń pẹ́pẹ́ sáwọn orí harakiyya wọ́láyìn tó bí ní yóò mọ́ kàkínú mọ́ dáa kọ́rọ̀ yàrá so àbẹ́yẹ̀ lómi náà yóò mọ́ kàkí wẹ́bsáìtì

so adáàbò ní tó ń kò ní gbàgbé ẹ̀rí pọ̀ tẹ̀wá ẹ̀ ojú tó mú wọn sí ìfàyàbí àpé wọ́n ti lọ kan ọ̀sọ̀ kàkà ìkárọ̀ ọ̀ka ni kí ní tí màá sì ṣàpò ìwọ̀n pé alẹ́ mi ní kírímìnà yẹn. ìgbé à ń gbé ó fẹ́ dáadáa fọ́ òjọ ni ó fẹ́ dáadáa fọ́ òjọ àwọn èèyàn sì gbọ́ ó fẹ́ reform. àwọn èèyàn sì gbọ́ ni àwọn èèyàn sì fẹ́ ìdìkú tó gbọ́ ni ìgbé wọn ti fẹ́ so gbogbo eléyìí ẹ̀rọ so wọ́n ni alladhina yusammawna bil mufakkirin àwọn tẹ́mà wa ghayrihim min asatini ikhwani muslimin nínú àwọn ẹni síwájú nínú àwọn ikhwani muslimin so àwọn ìpìlẹ̀ àwọn ikhwani muslimin alladhina yusammawna bil mufakkirin àwọn tẹ́mà kó wọ́n ni mufakkir thinker nke intellectuals ni wọ́n sẹ́wọ̀n kẹ́ àwọn elite gbogbo àwọn kọ̀ọ̀kan àṣẹ rí tí wọ́n bá ti gbọ́ ṣe rí tí wọ́n bá ti gbọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan mọ́ ìwùlẹ̀ tún yìnyín ẹlẹ́ẹ̀mejì àwọn ẹni àánú ló wà nídìí rẹ̀ so mọ́ yìnyín ẹlẹ́ẹ̀mejì àwọn ẹni àánú ló wà nídìí rẹ̀ so torí pé bí tẹ́gíríbà pẹ̀lú experience wọ́ọ̀lì gbogbo àyín tó máa ń ṣẹlẹ̀ nìyẹn tó bá ti gbọ́ nǹkan tán ní àwọn intellectuals so àwọn intellectuals fẹ́ pàdé àbí àwọn elite so àwọn elite mọ́ yìnyín ẹ̀ pọ̀ tó máa ní àwọn sálàfí tó àwọn ṣe àwọn ìwùlàmọ́ àwọn afásàràfí yóò wọ́n yìí kúrú láti pẹ̀lú àwọn sàràfí yìí tó wà mẹ́nu gbogbo bí tí ẹ bá ti rí báyìí ní tó wọ́n pẹ̀lú àwọn náà nìyàn tí ẹ ti láwọn èèyàn tó bá ti ń sá pé ẹ so ẹ fi muslim scholars ẹ̀wọ̀n kẹ́ tàjámọ́ àyíká fẹ́ ṣe ní kékeré tàjámọ́ wọ́n fẹ́ kó àwọn èèyàn jọ wọ́n hmm? so in tó wà so wọ́n ni àwọ̀ ah, an tanhalu min kutubi sunna wọ́n ni inú àwọn tíra sunna ní kẹtì máa mú ka musnad al-imam ahmad wallahi kí yàn dúkì àwọn tíra sunna sahih al-bukhari kí yàn ka sahih al-bukhari yàtò kìdélẹ̀ wọ́n máa ka ìwọ obìnrin máa ka náà àwọn táìmì tó nínú olé máa ka sahih al-bukhari díẹ̀ díẹ̀ díẹ̀ wallahi yóò parí so wọ́n ka musnad al-imam ahmad wọ́n ni wà síta àti àwọn tíra mẹ́fẹ́fà àwọn tíra mẹ́fẹ́fà wọ́n ni Bukhari Muslim Abu Dawud An-Nasa'i Ibn Majah àti At-Tirmidhi wọ́n ni wà Mustadrak al-Hakim wọ́n ni wà Kitab at-Tawhid li Ibn Khuzaymah ṣe wọ́n tíra yìí ṣe èyí ó mọ̀ ka àwọn tíra yìí èmi yóò mọ̀ fún àwọn ọ̀dọ̀ tí kò lára ó bá wọn àdíjì ní pàdé wallahi ẹkún sì mọ̀ bọ́lójú yàn hadith wà tó sọ̀rọ̀ nípa nǹkan báyìí wọ́n ní wa tafsir ibn kathir wọ́n ní wa tafsir ibn jarir wọ́n ní wa tafsir al-baghawi wa sharh as-sunnah lah wọ́n ní sharh as-sunnah al-baghawi wọ́n ní wa maktabati shaykh al-islam ibn taymiyyah wa maktabati tilmidhihi shaykh al-islam ibn al-qayyim wa maktabati a'immati ad-da'wa wa ala ra'sihim al-imam al-mujaddid الذي ناصر دعوته wọ́n ní ẹni tó lẹ́yìn àwọn eléyìí lẹ́yìn tíra Ibn Taymiyyah àti tíra Ibn Qayyim àkó sí bó ti fẹ́ sí tó bá fẹ́ máa nù ní detail ní tafsil alayka bi kutub Ibn Taymiyyah wa kutub Ibn Qayyim tó bá fẹ́ máa nù ní tafsil àrí ìgbà tí mo ń ka in tí

àwọn àdìsì kòròdú sàwọn tí kòròdú mú fàdìsì so àti ni wọ́n tú gan so àti ni wọ́n tú gan ẹ̀rì àwọn kìí ìgbọ́yé ẹ̀kà àwọn kìí ìgbọ́yé níbẹ̀ àmẹ́rin ìrùkọ́ yìí sọ pé àwọn tọ̀gútù ní àwọn nǹkan yìí láwọn tààwí láti wọ́n mú wọn láyọ kọ̀ọ̀kan bẹ́lù ní ìsinmọ̀ ń ṣe èyí wà gbọ́wọ́yé wọ́n tún wọ́n ń sàlàyé bí wọ́n ti máa fi ọdún wọn so tó yẹn bá fẹ́ mọ̀ anù ní tẹ̀síìlì ní pé kèrè pé bóyé ànù yẹn gẹ́gẹ́ kí ẹmọ but kí ẹmọ ojú bánù yẹn ti ma wá tẹ̀sí so kí ẹmọ kàtíra ìfún ibn Taymiyyah gan àti ibn Qayyim ṣẹwọ ẹwọ irú àwọn tíra ibn Taymiyyah ẹwọ istighothani ẹwọ al-qa'idatul jalila fi tawassul so ẹwọ àwọn tíra ibn Taymiyyah àwọn tíra ìfẹ́ tó bá ń kà ànù àwọn sófẹ́ tó wá àwọn ẹni yìí tún ò bá túbá kan tó kú èyí yóò wọ́n ráyé yẹn sí wọ́n ni wà maktabati a'immati da'wa àti láìpẹ́ àwọn ẹni síwájú náà àwọn da'wa wa ala ra'sihim ní ẹni síwájú náà al-mujaddid ẹni tó orè ẹni tó ẹni lọ́wọ́ al-imamul amir ẹni tíwájú olùpàtẹ Muhammad ibn Saud so wọ́n ni wà áàrin bil imam al-mujaddid ẹni tí mo gbà lérò pẹ̀lú pé ẹni tíwájú tí wọ́n tún dáwà tawhidi jí alladhi jaddada da'wa wa man darasa min ma'alim ad-din àtàwọn gátàwọn yá ti gbàgbé tó ti parí nínú àwọn ẹ̀sìn fi muntasaf al-qarni Muhammad ibn Abdul Wahhab fa rahimallahu kọ́lọ̀ bá kó kẹ́ gbogbo wọn so bó ṣe jẹ́ nìyàn so ń bẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí gbogbo àwọn fàwáìdì tó wà náà hadithi kọ́dàrí kó ṣe wá láǹfàní gan so torí pé tí yàn bá wòye sí wọn hadithun azimun hadithun so hadithi tó tóbi gẹni but ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń kà tí ó ṣe wá láǹfàní àwọn ohun maka but wọn ní rẹ̀ rí pé kí yàn máa padà sọ́dọ̀ àwọn àfá ń bẹ́ ká má ṣe tẹ̀sí àwọn àfá pẹ̀lú ruwa nìkan pé ìlú wa ìlú ara ẹ̀yìn mọ̀ pé yìí ni lẹ́nìkan wá ń lọ sí ọ̀dọ̀ àwọn afẹ́lọ́wà ló ń ké olówá dé lówá fẹ́ jẹ gàbálé gbogbo yín lórí so ọlá kó bìlí pé ibi tóhun náà lọ ó bẹ́tà ju bíbà ẹ lọ so bó ṣe jẹ́ nìyàn kíyàn sọ́ra fún àwọn mùsàwìṣùn àwọn mùndàṣùn so àwọn òrùrí burúkú kí ẹ máa kàkàkúkà máa gbọ́mọ̀ràn sí mọ̀ràn kódà nípa ìgbésí ayé yàn gan nípa ìgbésí ayé yẹn gan ìmọ̀ràn burúkú lẹ̀ lómi ń gbọ́gba ìgbésí ayé rẹ̀ tí ò jẹ́ kó farabalẹ̀ pé tó bá fẹ́ lówó àbẹ́lómi ẹ tó bá fẹ́ tó bá fẹ́ rílẹ̀ ọkọ̀ gbé wọ́n wọ́lọ̀ ní wèrè díẹ̀ lára ní ọwọ́lọ̀ ní jókó ojú gbọ́rọ̀ so gbogbo àwọn òrí gbogbo àwọn òrí burúkú àbẹ́lómi náà pé à tó bá fẹ́ níyàwó ogun ìgbésí ayé Ah, ó pìfẹ́ fógun ní ọkùnrin ológun ó gbọ́dọ̀ lé àríkófin ah, sán lórí jẹ́ ọjọ́ gbogbo àwọn ọ̀rọ̀ orí burúkú tí ó sì pìfẹ́ lórí pé eh, ogun òun fẹ́rọ jà <laughs> wọ́n ti sọ fún akógun ni o so ẹwọ̀n kan <laughs> so kí ẹ̀ sọ́ra fún orí burúkú ẹjẹ́ sọ́ra fún orí burúkú gbogbo bí tí mo ti kó kí ẹ̀ sọ́ra fún ọ̀rẹ́ ni ọ̀tá ni wallahi ṣàyàfínú wà náà àwọn ọmọ èèyàn náà ẹgbẹ́ ìtàwọn ọmọ ṣe kí ni pé àwọn ń darí àwọn èèyàn rú ni ìmọ̀nà burúkú ló mọ̀ fáwọn èèyàn so ele yóò dọwọ́ Allah Allah fi dinikum ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run bá nípa ẹ̀sìn tó nípa ẹ̀sìn wa jíká bẹ̀rẹ̀ Ọlọ́run bá nípa ẹ̀sìn wa kama fi ẹ̀sìn wa kama fi ta sèré so hada wallahu alam subhanahu wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah